إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالات في النار أتكفون الله سبحانه وتعالى أترى لكي كاتقفون أبو محمد صلى الله عليه وآله وسلم إلي تاتشاري ولار إن شاء الله ونمن عقوبات أهل الكذب وجزائه أفدأ قدية ننوى وعقوبات nínú àwọn ìgbẹ̀yìn àwọn tánmà ń payọrọ àti díẹ̀ nínú àwọn ẹ̀san tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tọ́lọ̀ ma ń ṣe fún àwọn òpùrọ́ wọ́n ni wà min uqubati ahlil kadhib nínú àwọn nǹkan tí ọlọ́ọ̀má fi ń ṣe ìgbẹ̀yìn fún àwọn òpùrọ́ ẹ̀dá annal àwọn agbúrú yẹn ní àmọ́ tọ́ka rẹ̀ lọ sínú náà kama qala rasulullahi sallallahu alaihi wasallam eléyìí sì ni gẹ́gẹ́ bí anẹ́gbà muhammad sí sọ ní sallallahu alaihi wasallam anẹ́bi ni iyyakum wal kadhiba ẹ ṣọ́ra fún ìmá wa innal fujura yahdi ila an-nar àwọn agbúrú yẹ̀dẹ̀ ní òun yóò wá tíyàn

tí wọ́n fi padà kó kọ̀ yẹn lẹ̀ níwájú ọlọ́ọ̀bá pé lágbájáwo kàzáàbù ni lágbájáwo kàzáàbù ni ẹwọ adúrọ́ táwọn kọ́ọ̀mù náà hùpa kọ́lọ̀ tó sọ̀n panu kan bí kàzàbát kọ́ọ̀mù náà ẹgbọ́ kàzàbát samud kàzàbà kàzà wà kàzà títí tó wá wà nínú kùránì táwà wá ń kàlì ní pé lágbájá yàtọ̀ sí pé ó lè lìdì ọlọ́ sínú nágan ó lè sọ yẹn munafiki ní munafiki gangan munafiki pìlẹ̀ because nifak méjì ni ìkan tó jẹ́ nifaqun asgar ìkan tó jẹ́ akbar nifak kékeré tó ṣe pé oun ti àṣẹ ìwò kan pé mùsùlùmí lẹ́ni yìí àmẹ́rù ń bà wá kó mọ́ padà lọ kó sí nifaq gangan nifaqun akbar wọn ni irú nifaqu àwọn munafiki ayé annabi àtọ́lọ̀n sọ́nù Qur'an pé idha ja'aka al-munafiqun qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu innaka la rasulun wallahu yashhadu innal munafiqina lakadhibun àwọn munafiki tọ́lọ̀n sọ́nù pàwọn Qur'an pé tá munafiki bá bá innaka la rasulu ẹ má jẹ́rìí Ọlọ́run bá mọ̀ pé olùjíṣẹ́ rẹ̀ Ọlọ́run wá ń jẹ́rìí pé ẹ̀yin munafiki yíò òpùrọ́ èyàn ní Ọlọ́run ittakhadhu aymanahum junnatan wa saddu an sabilillah innahum sa'a ma kanu ya'malu Ọlọ́run àwọn ní wọ́n mọ́ ń búra wọ́n ma fi ń ṣe ìdágbù fún wallahi wallahi wallahi náà ma ṣe wọ́n ma payọ́rọ́ máa tó wà lórí òdodo wọ́n sì mọ́ pé wallahi wallahi wallahi wọ́n fi ń protect ara wọn wàsọ́dù wá ń sẹ̀bílìlá wọ́n tún fi lé àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run irọ́ irọ́ wo wọ́n tàti kà inú suratul munafiqun nù wá fi wé táwọn èèyàn mín sílé ní ẹ̀rù wà máa bọ̀ fọ́kọlọpọ̀ ní àwọn èèyàn pé à wásù tọ́lọ́run sọ ẹ̀yìn gẹ́ tó ti kọjá yí tọ́lọ́run bá sọ bíbí ìgànà ittakhadhu aymanahum junnah wasaddu an sabilillah ẹ̀rí tá ma lé àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run lé àwọn ma lé àwọn ẹ̀kọ́ lójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo bí bá ṣe lè lé àwọn ẹ̀kọ́ náà ṣe ma lé àwọn ẹmọ̀gbọ̀tọ́lọ̀ tún sọ ní Kùránì bẹ́ẹ̀ náà ni ó wa minhum man 'aada Allaha la in atana min fadlihi in bẹ nínú àwọn munafiki èyí tí ń sọ lówó bó bá ilé fún wa ní báyìí tó fún wa lọ́lá báyìí báyìí báyìí lanasaddaqanna walanakunanna mina salihin wallahi ah a ma ṣe sọ́dákọ̀ ní o kódà a jẹ́ ní rí ọlọ́run ó bá ilé fún wa lówó tánà lówó a mọ̀ náà sójú ọ̀nà ọlọ́run àwọn mùnáfikí ń sọ báyìí ọlọ́run dákun fún wa fún

nígbà tó dípọ́ lọ́ọ̀bá wá gbé fọ́lù rẹ̀ dé tọ́lọ̀bá gbé owó dé tó gbé ọlá dé fún wọn bakhilu bihi wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sáhún pẹ̀lú owó náà fọ́lù tọ́lọ̀bá fún wọn tẹ́tí láwọn sójú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nígbà tọ́lọ̀bá gbé dé bakhilu bihi wọ́n sáhún pẹ̀lú rẹ̀ wa tawallaw wahum mu'ridun wọ́n kọjú sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gún kò níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹwùn tí wọ́n gbé pẹ̀lú ọlọ́ọ̀bá nínú àdéhùn ẹwùn tí wọ́n padà fi sán Allahu akbar ọlọ́ni àkọ́bàhùn fi qulubihim nítorí tí wọ́n ṣe yìí àkọ́bàhùn nìfàákan fi qulubihim ọlọ́ọ̀bá wá fi nìfàákì sínú ọkàn wọn ìyà fún irọ́ tí wọ́n pa fọ́lọ̀ọ̀bá ó di pé kíní kan wà ẹlòmí o mọ̀ nípa tó máa sọ pé Abdullahi bin Ubay bin Salul yóò mọ̀ bí o ń jìnà sí wọ́lá o súnmọ́ ju anything lọ tó bá ti máa ń pa irọ́ ìwọ àti Abdullahi bin Ubay bin Salul ẹ súnmọ́ ra yíga ẹwà wọ́n lè wọ́n sọ fọ́lọ́ Ọlọ́run dẹ́kun fún wa lówó kúbá ilé fún wa kódà mọ́sálásí tí ń kọ fún Ọlọ́run nǹkan báyìí tí ń ṣe nǹkan báyìí tí ń ṣe ìmọ̀ ń gadáwà rẹ lọ́wọ́ ìmọ̀ ṣe báyìí ń gbà tó wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sáwọn wàtàwọ́lọ̀ wọ́hùn ma'ridun wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gún orí kò níbi ìntọ́lọ̀ bá sọ fa'aqabahum nifaqan fi qulubihim ọlọ́run wá san wọ́n lẹ́san nifaqi bẹ̀rẹ̀ sí ni máa hùnú ọkàn wọn ila yawmi yalqawnahu títí tí ó fi díjọ́ tí wọ́n bọ́lọ̀ bá pàdé ò díwájú ọlọ́ọ̀bá yóò rí pé mùnáfikì lò inú yóò mọ̀ dìlákà ah, alhamdulillah wo ó sì rántí àwọn ọkọ̀ tí ń pa o ó rántí aburú i'rad ó rántí iskọ́tù dín tó ń ṣe o yóò rí bí a kí ní kò sí kẹ́kẹ́ al-ghayatu tubarriru al-wasila qa'idatun masoniyyatun ikhwaniyyatun batilatun dala nípa ẹn ibi táwọn ìsìbá fẹ́ dìfẹ́ndì ẹ̀sìn ọlọ́run láti ń parọ́ à ọlọ́run فأعقبهم نفاق في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا أخلفوا الله ما وعدوا kí nìdí Ọlọ́run ni wọ́n ẹ̀bá èmì Ọlọ́run bá gbádánwò ẹ̀bá mi gbé àdéhùn ipé tí máa fún yínyìn nǹkan báyìí nǹkan báyìí lẹ́fi sí ẹ wá yí àdéhùn Ọlọ́run bá wà bí ma káánù yakdhibun wọ́n ṣe kí ni o wọ́n akhlafu ma wa'ada Allah aw ma wa'ada Allah in tí wọ́n ṣe kí ni o akhlafu Allah ma wa'aduhu in tí wọ́n bá Ọlọ́run bá gbé nínú àdéhùn wọ́n yẹ̀ ẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n tún máa ń kí ni o wọ́n tún máa àti ìmá yé àdéhùn fi ham'ati nifaq kí ní kó wọn sínú ihò ìdí munafiki wal iyadhu billah eh ọlọ́run wá sọ rẹ̀ wo tó bá ma ń payọrọ dákun má parọ́ mọ́ ìwọ tún wọ́n mú ẹ̀rọ níṣẹ́ iṣẹ́ ẹ̀rọ ni wọ́n ṣe adákun ah, mọ́ sí kí ní ìmá wallahi irọ́ àti nifaq iṣẹ́ wọ́n jọ lọ ni because nifaq ó jòkó lórí irọ́ nìna yaktumuna al-kufr wa yuzhiruna al-islam munafikinu munafiki gbé kúfùrù sínú yóò wá gbé ní fàákì síta yakdhibu fayakdhibu fayakdhibu ta bá jòkó tí annabi àyíza lákùn lè وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن نستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون tàbá ti wá pàdé àwọn yòókù wọn ni ẹ̀rẹ̀ kí ni bá ń parọ́ ni pàdé àwọn ilé ẹ̀nẹ́fì ni pé èyí tí fi ń zu wajhayi èyàn tó lójú méjì yalqa haulahi bi wajhin wa haulahi bi wajhin èyàn lọ́sàn ni àgùntàn lóògùn ni tó bá dọ́dọ̀ yín bí ó ṣe ṣe ni àà tó bá dọ́dọ̀ yín bá débi yóò sì tún change ẹgbà kúrútà òyìn mọ́ ní kọ́lọ̀ méjì náà bó lè ṣe mọ́ oríṣẹ́ nígbàtẹ́ ń sọ́gà ọ̀gá lámọ̀ tí mọ́ ní oríṣiríṣi àwòrán tọ́gà bá débi funfun yóò dé funfun mọ́bẹ̀ ni yóò white mọ́bẹ̀ tó bá débi dúdú yóò tún di dúdú bó débi blue yóò di blue bó débi green yóò di green munafiki ẹ̀ dáná pè bẹ́ẹ̀ yìí tó bá ti ní oríṣiríṣi àwọ̀ alwan kathira mutakafira ó jẹ́ rántí báwọn àfá báwọn oníbídá ṣe máa ń ṣe tẹ́rbí wallahi lórí nifaq incident kẹsẹ̀lẹ̀ sí same with personally kí n fẹ́ kafẹ́ lè ṣe example nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní pé kí èyàn mọ́ gbọ́mọ̀ kakọ̀ kan yẹnú ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá èyàn bẹ̀rẹ̀ sí ní mọ́ pé ah ẹwà o àwọn ẹni yìí ń fi nǹkan pamọ́ fún atọ́pọ̀ o wallahi mo dẹ̀ ń bà ṣàrọ̀ àwọn bídá alẹ́ ni wípé sẹ́rá shabab inṣáàlá àwọn nìkan bẹ wallahi olódodo ẹ̀dá ni wọ́n wọ́n kàn deceived pẹ̀lú yìí ni ojú wọn padà là wọ́n padà imma al-yawm aw ghadan aw ba'da ghadin kò bá jẹ́ ní gbàbọ́lá àbílẹ́yìn ọ̀la àwọn èèyàn padà rí pé aláwọn àfáà yìí ń tàn wá sẹ́ alẹ́ ń tàn wá àwọn tó bá jọ lódòdó ní wọn nígbà tọ́lọ̀ jẹ́ káwọn àsílì bẹ́ẹ̀ sí ní mọ́ tú síyàn lọ́dí ẹ̀dẹ̀ pé wáwò ẹwàwò ẹwàwò kò tí Ọlọ́run padà jẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní mọ́ ráwọn díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan díẹ̀díẹ̀ gbóyé nígbà lọ́lọ́run ẹ̀wọ̀n nǹkan kéèkéé bí kí ẹ̀wọ̀n kàmà English Quran yẹ in tọ́lọ̀ fi sànúnú ayéyàn kí n ṣe kékeré English Quran lẹ́tẹ̀ ma ń titi Sheikh eh, Sheikh Muhammad eh, Mohsin Khan Sheikh Muhammad Takiyuddin Al-Hilali wallahi tó bá ń kàwọn kí ní in tí ó kọ́kọ́ kílè sí ọnu súnlẹ̀ sí kéré kàwọn kàwọn footnote wo in tó gbọ́yé mẹ́ àwọn bídíà tí ó kó sí ọlọ́wọ́ àtàwọn àṣírí tí ó tú sí ọlọ́wọ́ kèsè kí in tí wọ́n fẹ́ fàwọn bikini ni pé báwọn àfáyẹ̀ sí ma ń gbé ní fáàkì sí ìyànú tó bá gbóso ma gbọ́ súnnà yìí wọ́n wá sọ di ọlọ́bẹ̀ ẹyọ wọ́n sọ di munafiki súnnà àwọn abamijọ kan wọ́n ti rí pé ah, àwọn ọmọ yìí ti ń já díẹ̀ díẹ̀ o àwọn gòkè àlè fàmódà ẹjá sọ di munafiki mbẹ̀nà wọ́n sọ fún mi pé kí náà ń pè ẹ̀ eh, in tó ń ṣe àlè ní o máa ṣe àmá so tó bá ti dọ́dọ̀ àwọn tó bá ti dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ yòókù mọ́kúnlẹ̀ kódà ó wọ ṣòkòtò rẹ̀ gbogbo dé gbogbo súnà ló máa ṣe àmọ́ tó bá ti dọ́dọ̀ ti wá ó mọ́kúnlẹ̀ àmọ́ tó bá ti dọ́dọ̀ ti wá o bó ṣe máa ó ti ìtumọ̀ ní pé ní kọ́lọ̀ méjì wọn kọ́lọ̀ kan lọ́dọ̀ àwọn ní èèyàn lọ́sànù kọ́lọ̀ kan lọ́dẹ̀ àwọn ní àgùntàlógún èèyàn ni ọlọ́sàn tó bá dógún ọdún mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ wallahi kí ní kọ́ pẹ̀lú súnnà súnnà mọ́ fún ẹ̀ ní ṣàjáà ìmá ń jẹ́ kí èèyàn di akíkanjú wallahi ìmẹ̀wà tí lázù ìjáde ṣé fẹ́ kí ma sojú méjì bí ọ̀bẹ ni wallahi ìmọ̀ bí mo ṣe sọ wọ́n sì dákẹ́ ìgbà tó yẹ wọ́n sì padà dìde wọ́n sì rà bá ti wọn àti jọ ìrùbí ọkùn kan pàápọ̀ ma kí ni mẹ́fà ni wípé irun tẹ́ṣẹ̀ yìí bẹ́ sí wá sí ọ̀pọ̀lọpọ̀ wá náà ẹkẹ́ òkè àlégbà wọ́n ti padà mọ̀ pé nǹkan bá yẹ wrong bọ̀ á sì lè padà mú wọn padà wá ẹjẹ́ ká sọ fún wọn kán dẹ̀ kán máa ṣe tiwa kájọ máa ṣe tẹbá ti ẹ́ ṣe tàwọn ní súnnà díẹ̀ ẹ́ tún ṣe tàwọn ní súfì díẹ̀ tẹbá ti dọ́dọ̀ ní súnnà ẹ́ dúró báyìí tẹbá ti dọ́dọ̀ tó ẹ́ lọmọ sí kí ni ẹ ma wallahi ìwọ́dẹ̀ fún example ìyẹn tẹ́mi náà mọ́ ládùgbò wọn bẹ̀rẹ̀ náà ẹni a ah, ìgbà tẹ́mi padà wọ́n ṣe súnnà mo bá dọ́dọ̀ àwọn súnnà bá ní onísúnnà lẹ́ni náà ah, a èyàn tàbí mọ́ pàdé bí mọ́ lúdí eléyìí mọ́ mẹ́lẹ́yìí eléyìí ń sọ súnnà láyé ń bẹ lókè mẹ́rin mo mọ́ dáadáa wallahi ìkẹ́ ń sọ súfì burúkú ni alájọ́ mọ́ ń pàdé bí mọ́lúdì sẹ́ tí mọ́ ń kúnlẹ̀ báyìí nífà àà ah, mú bá dé àwọn kan máa sọ pé ah, àwọn ṣékù wá súnni ní kíni gbẹ́lì yínsù bẹ̀ẹ̀ sí mọ́ fúra pé ẹdú ẹdú nínú súnnà yìí náà ẹdú o ẹdú o àwọn ẹlímẹ́ntì kan bẹ́ bíbí mùnáfìkì ni wọ́n irọ́ wọn ìṣọ́ súnnà wallahi irọ́ ni wọ́n wallahi ìwọ̀n kí ṣọ́ súnnà àwọn kan wá láti máa dá wọn sàwábù padà sínú súfì ni tó bá kọ́n ṣàwábì tí ń bọ̀ nùsúnnà àwọn adúrú báyìí wọ́n àmọ́ dá padà sínú ilé padà padà ó kìtà ma sí ọ bí wọ́n sí ọ sínú omi inú ọbẹ̀ yọ ó wà máa yọ jẹbẹjẹbẹ ó ní wúlò fún súnnà ma ẹ̀ kí ni kí ni ẹ̀ ẹni ṣe gbọ̀nkan náà gbogbo ẹ̀ náà wà lè ṣe ni tàbí ni ó ṣe gbogbo ẹ̀ èyí tó mọ̀ tó ṣe ń kọ́ gbà tó padà yá lápadà gbọ́pá nǹkan aláwọn ṣe súnnà àmọ́ ma ń yọ́ lọ sí ilé àwọn bàbá bàbá nínú àwọn súfí nù lọ rẹ̀ wọ́n ma ń yọ́ lọ bẹ̀ wọ́n lọ mọ́ ń kúnlẹ̀ mẹ́ ẹ̀yìn sì ń ṣe wà sí fáwà pé ẹ̀sì a sì rí àwọn àyàtì lóòtọ́ àti àhàdìsì lóòtọ́ níbi kí ní ọkọ̀ tọ́kì ẹ̀mọ̀ sí fẹ́ nìkan dẹ̀yàn pa èyí tó lè kéré jù tí ó jẹ́ ní pẹ́sẹ̀ kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ súnà kí súnà ọ̀fẹ́ àṣẹ́lówù àságùntàn ni wọ́n a kí ní ìwó kọfẹ́ mọ́jọ bí orú mọ́s díẹ̀díẹ̀ yẹn ń gbọ́ díẹ̀díẹ̀ lókè ríká ẹwà kí ní ìṣẹ̀lẹ̀ wallahi tí kìbà kí ń sàwọn ènìyàn yìí ni súnnà ti gbogbo olú yóò ti di súnnà gbogbo olú tàwà nú ẹ̀ a yóò ti gbọ́ nǹkan yẹ́kẹ́yẹ́yẹ́ ẹ̀sí yóò ti yí àwọn èèyàn débi pé kódà gbogbo wà sí tẹ́wàá ń ṣe lẹ́nu kò ní nìdìmá àmáwẹ̀ nìkan wà olójú méjì bí ọ̀bẹ ni wọ́n ittakhadhu aymanahum junnatan o ma rí mi ní ọjọ́ ma ní wallahi mi ṣe ikhwani ittakhadhu aymanahum junnatan wa saddu an sabilillah wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ma lé àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ bá kí ni àṣejù wọ́n bẹ̀rẹ̀ sí

tó ka àwọn kísọ̀sì ní Kùránì tó ka bí táwọn sàhábà ti wá bá nẹ́bí sallallahu alaihi wasallam pé ah ìnira yí pọ̀ anẹ́bì ní kílẹ̀ tí rí in bẹ nínú àwọn tí wọ́n wá bí fọ́ yín èyí tí wọ́n gbé ìdásílọ́rùn báyìí pé kó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ yóò sì lóò ní filẹ̀ wọ́n sì pa báyìí kí ni rísìn tánà fi sọ ìta ashabul ukhdud tí bẹni sahih muslim nígbà táwọn yẹ́ di musulmi gbogbo ará ìlú di musulmi látara ọmọ kan fara ọmọ kékeré kan lọ́lọ́ fi gbogbo nùlú ọmọ yìí lọ mọ́ ń kọ idán bí akẹ́kẹ́ sáré sọ kí ní ẹ̀ briefly kí á padà sórí àwọn mùnáfìkì súnnà onípọ̀mọ̀ yìí nínú ìlú ọba kan wà ní ìlú ó wá ní onídán kan sáhìrù ní onídán onídán tí wá dẹ́gbà ó wá sọ fọ́bà kí ọba ẹ̀dàkẹ́ fún mi lọ́mọ kékeré kan tí mọ̀ kọ́ nídán so tẹ́mi bá lọ tánmọ̀ yóò kọ̀ntínú idán yìí ọba bá fún lọ́mọ kékeré kan ọmọ kékeré lọ́mọ ń kọ idán bó ṣe díjọ́ kan bọ́mọ̀ ẹ́ ṣe ráfà kan ní mọ́sálásí nù ìkan nínú àwọn olùjọ́sìn nínú àwọn tàtíwá before wa so ó bá lú inú ilé ìjọsìn pé ah pẹ́lẹ̀ tí ṣe náà tún yàtọ̀ bó ṣe yànú bó ṣe bẹ̀rẹ̀ sí ní mọ́ kọ́ ìmọ̀ lọ́dọ̀ ènìyàn tó bá ti wá ń lọ instead tí fìlọsọ́dọ̀ bàbá onídán ọ̀dọ̀ bàbá onímọ̀ ní lọ́dún mọ́sálásí ó bẹ̀rẹ̀ sí ní mọ́ kọ́ ìmọ̀ ó go to àwọn problems because wọ́n ń nà nílé wọ́n ń nà lọ́dọ̀ onídẹ́nà pé kílótò wá kílásì dẹ́ni kílótò wá kílásì dẹ́ni kílótò wá kílásì dẹ́n oh, ah. ó wá kílásì ó mọ́ ó ṣe sùúrù àfá àkọ́ ní tí ó sọ pé tó bá débì sọ báyìí tó bá débì sọ báyìí ó kọ̀dà wá ní mọ̀dáadáa nípa ìsìn ọlọ́wà ó wá dìjọ́ kan wá ń kọjá lọ́nà ẹran kó ńlá kan sí díọ́ náà àwọn yẹn wá pọ̀ bámú òun ríbi kọjá wọ́n ni òun ti ẹ̀fẹ́ mọ̀lé ni sí ọlọ́run ọba lọ́lọ́run ni àbí ọlọ́run onídá ewu gangan lórí kámọ́ jọ́sìn fún ó wá mú òkúta kan ó wá nítorí kí bí á ọlọ́run ọba ọlọ́ọba tí ìmọ̀ tó ń kọ lọ́dọ̀ onímẹ́mà òun gangan lòdúdó ní kọ́lọ̀ ń jẹ́ kẹ́rin kò yíò kó lọ́nà bó ṣe lẹ́nu bẹ̀rẹ̀ kò sì sákò lọ́nà ni àwọn ibá rí kọjá ọ̀rọ̀ ah, expert báyìí ìkan nínú àwọn ẹmẹ̀wà bá ṣe yọ́ wá bá ẹni yìí ni pé ah agbọ́n tó ṣe lé ní o ah dákun afọ́jú sí lòun dákun bó lójú mi ṣe fẹ́ lálókù báyìí wọ́n ni ah wàláì kìí ṣe idán o di mùsùlùmí ni mo ti gba islam ni islam ìyìnbà yìí bẹ̀ọ́lọ́ba kọlọ́ba láyìn lójú bó ṣe bẹ̀ọ́lọ́ba ni ọlọ́n ṣe lẹ̀ ní ni ẹni bá wọnú àfihàn ọba pẹ̀lú ojú lílá ọba bá ní ah ń bọ́ lójú wọ́jú ó ní ah mo ní aslam jù mo gba islam ni mo bá bí ọlọ́bà ọlọ́bà fún lójú ó ní à ah, islam ló gbà ó tún lọ́lọ́ mi tó yàtọ̀ sí mi ni bó ṣe fìyà jẹ bóòlò ẹsẹ́ ọba lọ mọ́ ni wọ́n bá lọ gbé ọmọ wọn nígbàtí wọ́n kọ́kọ́ fìyà jẹ aláwọ̀kọ́ wọn kàdà pa lórí ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bà rẹ̀ fẹ̀sìn ẹlẹ́ nítorí ẹ̀ mọ́sílẹ̀ ọgbọ́n ọmọ wá nù ọmọ wá ní báyàbáyà ọmọ padà wá jù wọn fún àfáà tí ó ń kọ ní ìmọ̀ wọ́n padà pààyàn náà at the end of the ọba ní kọ́lọ̀ pa ọmọ yẹn wọ́n sí sí sí sí wọn ò rí pa wọ́n mẹ́kà wọn attempt wọn ò rí pa ó wá ní ọba ṣe fẹ́ pa mí àbí tẹ́wà fẹ́ pa mí rabbi al-gulam mo fẹ́ ta ọfà yìí pẹ̀lú orúkọ tẹ bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́tò orí mípa ẹ wo ìdúróṣinṣin àti ìdúró dédé àti ìmọ́bẹ̀rù anything bó ti dínú bó ti kó gbára àwọn àrúpọ̀ bá mú gbogbo ìlú tẹ́yẹn ogun bá ń wò bó ṣe kìnnà ọ̀fànú ó bá sọ tọ́mọ bá níkúsọ bó ṣe tọ́ọ̀fà bá ọ̀fà yẹn bá ọmọ ẹni bí ẹ̀ sáàrì bí ẹ̀ kẹbẹ̀ ló ti bá wọnú ẹ̀yìn ọgbọ̀n báyìí bọ̀bẹ̀ ẹ̀ sì kú ni gbogbo aráàlú bá ní pé gbogbo wa ti nígbàgbọ́ nínú Ọlọ́run tọ́mọ yìí jọ́sìn fún ntọ́mọ̀fẹ́ àchífù náà ntọ́fẹ́ àchífù tí ẹni ah gbogbo wa ọba bá yé ọba gbogbo yé wàhálà ti dé o àwọn èèyàn ti bọ́kò nínú okùn ẹwú wọ́n ti bọ́kò nínú okùn ẹbọ ẹbọ wàláhì ìmúnilẹ́wú ni tàwídì wà sí káwọn èèyàn gbọ́lọ̀ kán mọ ọlọ́ọ̀bá kán mọ ìyálé máa kán mọ ọlọ́ọ̀bá kán mọ sí ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá wàláhì gangan ni ìdèkò nínú ẹwú ọba rí páwọn yẹn ti jákò ní ẹrú bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa gbé ìwò wọn lọ́lọ́n sọ ní Qur'an Suratul Buruj táwọn hálẹ́ ni ẹ́yìn wọn lọ́lọ́ máa so wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé ìhò wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa da iná sí ibi wọ́n mọ́ ilẹ̀ kọ̀kan ó yá tó bá ti ni àbò fẹ́ padà tó bá ti lóhun padà wọ́n ó ti sínú náà ni títí tó fi kan ìyá kan àtọmọ tó gbé lọ́wọ́ ìyá débi náà ó wà wọ́mọ báyìí ah! àwọn ọmọ ìwá sí pé ah ìwà gbọmọ ẹwọ́nú nẹ́ni nínú àwọn ọmọ mẹ́ta tí wọ́n sọ̀rọ̀ nígbàtà kékeré ọmọ yìí bẹnu wọn nínú alànẹ́bí Isa alayhi salam wà láọmọ yìí sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn ó ní ah òun sì ń wu ọmọ ni pé ọmọ yìí wá ń kọ́ àmọ́ ma ni sí wọ́n sì ń àmọ́ inú kí ọlọ́wọ́n ọba òní wọ́n wà bẹ̀ ìyá 5 minutes 10 minutes tó máa jó wọ́n jó pẹ́jù 15-20 minutes náà ó tán wọ́n ṣe tán àti ṣe sùúrù lórí bẹ́ẹ̀ láti lè rí ọ̀nà ọlọ́wọ́ ọba àmáwọn èèyàn torí ìgbádùn 15 minutes wọ́n fi ń ta ìyọ́nà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala anẹ́bí sọ ìtẹ̀yìn fáwọn sàhábà ọlọ́wọ́ aṣọ ayà kalẹ̀ ní Qur'an pé kò sí tẹ́lẹ̀ because àwọn èèyàn jẹyà láti bẹ̀rẹ̀ Islam irú kéèyàn dúró dédé òun àwọn èèyàn ń pè láṣẹ jùlé ní o ó ti wà tó extreme kíníkan kíníkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fiṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tánàbí fi ṣe tàbí fìyà jẹ́ náà àbí ọ̀pọ̀lọpọ̀ sí ànítàbàwà láyà nẹ́bí ní tọ́sọ̀ pẹ́ lóòtọ́ òdòdó láwọn lànẹ́bí sọ àtàwọn guys yẹn ọgbọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ọ̀pọ̀ àní àwọn èèyàn padà ń jẹ ewé nígbàtí wà maka àwọn èèyàn jẹ ìwé àti gì wallahi nígbàtí wọ́n boycott wọn táàmù gbogbo aráàlú tẹ́yà wọ́n ní ẹ̀gbùdọ̀ bá wọn sí má wọ́n bẹ̀rẹ̀ sí ní ma jẹ igi àti ìwé wọ́n dẹ̀ ṣe sùúrù títí tí fákọ̀jù fi alátọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn kìíní àwọn munafiki súnnà wọ́n bá bẹ̀rẹ̀

èyàn ti mọ̀ pé kí ní ìṣẹ̀lẹ̀ bò èyàn sì fẹ́ àfáàmù ẹ̀ dáadáa báwọn kọ́ ti pọ̀ dáadáa pé àwọn tẹ́ ní pé wọ́n ń ṣe súnà múnáfìkí súnà mọ̀ níwọ́fà súnà ọ̀là ilé ìsìn àfẹ́tẹ́padà tó tó á sí ara wọn ní pé orí in tí bàbá lè mi pẹ̀pù sí làwọn náà wà àwásùn pé súfí ni bàbá bẹ́ẹ̀ni súfí ni wọ́n kò yí ń ṣe kò sí ń tọ́pa mẹ́bẹ̀ súfí ni wọ́n náà gbàtánbẹ̀ẹ̀sì lọ mọ́ bẹ̀rẹ̀ ní gbàtánbẹ̀ẹ̀sì lọ mọ́ kúnlẹ̀ àgbàtánbẹ̀ẹ̀sì ní lọ mọ́ sí sọ̀lásùn fàátí wọ́n láàrín ma ń sá sàlásù wọ́n náà ma ń ṣe mọ̀lúdì ó wà padà ákìlẹ̀ sí gbòdì pé ah! mọ̀nẹ́fìkì tó ti gbádànù kó lójú ọ̀nà súnnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ète pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó di pé wọ́n á sọ àwọn èèyàn ní ìsinmi ayé owó ráwẹ̀ ìtàláwọn ṣe súnnà wà lówà ah wọ́n ti gba gbogbo mùdùmùdùn lára wọn nashat tí ma ní lórí súnnà nashat ike òdòdó gbọdọ̀ orin rẹ̀ kò sí má wọ́n ti pa àwọn èèyàn dànù wọ́n ti pa wọ́n sáyé ló fi rórí sírísí ní ìṣẹ́ tó orí inú gbogbo pé táwọn àwọn ká ah, kí ní ẹmọ́ tí kí ní ẹmọ́ sí ni because eh, ẹ̀nà kan bẹ̀lẹ̀ gbẹ̀lẹ̀ wa tó ní kini, náà kíni kíni tó bá gíga ní ìsìnká àà in tọ́lọ̀ àfi sàánú láti bẹ̀rẹ̀ fresh Islam onípàwọn tí wọ́n dúngbà ìyẹn ni wọ́n rijal wọ́n dú dídí lórí ẹ̀sìn ni àwọn kẹfẹ́ kí náà bá nẹ́bí kí ó dá nẹ́bí wá jájọ mọ́ sí kí ní yóò wádù láòtú dè hénú fàídè hénú kí dá nẹ́bí sọ láà ọlọ́run sọ Kùránì kalẹ̀ ní kúl yá ayyuhal kàfirún ẹ̀yin kèfèrí ẹ̀dá láàbùdù máa ta àbùdù ìyìn lé síntẹ́ǹsì ìyìn ṣe súfí ìyìn ṣe súnnà lè ní ó ṣe kú kò sí tẹ́lé fi tọ́ máa mi wọ́n fi pò wọ́n fi fa nẹ́bì ṣìbára tí wọ́n compromise bí pò náà wá wọ́n fi pò fa nẹ́bì wọ́n láàfi ọjọba olóhun ọ̀fẹ́ obìn ńkọ́ olóhun ọ̀fẹ́ owó ńkọ́ olóhun ọ̀fẹ́ kíníkan olóhun ọ̀fẹ́ alódòdó imọ́fẹ́ húdúdú yìí mo fẹ́sẹ̀ ànábì ti kó láyé báyìí sallallahu alaihi wasallam dídó dédé ànábì sẹ́kù ẹ̀sẹ̀ ànábì sẹ́kù ẹ̀yin tẹ́ ń compromise lé ní ẹ̀yin náà tó kú o súnnà ànábì ọwà sẹ́kù ojú ọwà tì yí ẹ padà á lọ bá tọ́lọ́run bá pé tó palẹ́sẹ̀ kalẹ̀ di àwọn wọ́n dalẹ̀ sí ọlọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ma pictures ẹ̀sìn ọlọ́ọ̀bá bí pé ń tọ́wọ́ ni in tí ò sí sí ní gbogbo wà sí àwọn ènìyàn sàbábù ló ma fi ń takò ẹ̀yin sàbábù ìlàmù ìlàmù kíni ẹ̀yin sàbábù ẹ̀yin sàbábù ẹ̀yin sàbábù láti ma fi arrest àwọn sàbábù fi arrest gbogbo súnà ti mẹ́lára wọn ká arrest ẹ̀ kalẹ̀ tàbátí wá sọ àwọn sàbábù dìdìdì nìtán kò sí ní tàà lè ṣe má a lè pèpè sí protest báyìí alìpìpì sí voting by alìwá kọ́ àwọn èèyàn kan wá tẹ̀ka fún wa whereas gbogbo ìka títẹ̀ gbogbo mọ̀ pé kò Islam demokratiya ọ̀tọ̀ a demokratiya tó kúfò kò sí tí ó change hukmu bi ghayri ma anzala Allah wa huwa kufrun billah azza wa jal kí láwọn sàbábùn sọ ni kò sí tó wà ń bẹ́ kò sí tó wà ń bẹ́ wọ́n tún wọ́n ṣiṣẹ́ lára àwọn èèyàn gan láti melt àwọn èèyàn down so that nìṣàtù tí ma ń bẹ lára yẹn tẹ́yìn ma fífẹ́ ń defend òdòdó yẹn káàrẹ́ sí ẹ̀kàlẹ̀ lára wọn so kò ní sí nìṣàtù wọn in kí ní ó sẹ́kù irun gbọ̀n àti kí ni àti ṣòkòtò ó tán bọ́jọ́bìnrin ni yóò sẹ́kù ìjáb àti nìkọ́b àmọ́ tí wọ́n ma ń sẹ́kù nínú nìkọ́b àti ìjáb yẹn kọ́ ní símbẹ̀ mẹ́ kò lò fó ní ó kù sí Abdullah bin Ubay bin Salul òun náà ma in kírun ìwọ̀n òṣẹ́kù lára rẹ̀ ni àmọ́nú ọ̀kan kọ́ wọ́n ti gba ìsìláàmù kò nínú ọkàn kò lò fò nìkan ló ṣẹ́kù so kí láyé fàwọn ní pé in táwọn bídí àmọ́ sí ni pé wọ́n máa ń re àwọn èèyàn lórí nefak lórí ojú méjì tó bá ti ráfà kàtí ń ṣe wà sí maslaha àti mafsada àti kí ẹmọ dọ́gbọ́n wọ́n á dá méjèèjì bí pé maslaha àti mafsada ni rárá masla àti mafsada kan ọgbọ́n kí ẹ ma dọ́gbọ́n ni wal-iyadhu billah ẹjíká kàdífì ilé káfí parí wọ́n wà jẹ́ àlàbù rasúlù kadhiba min alamati nifaq annabi sallallahu alaihi wasallam wọ́n wá ṣe irọ́ nínú àwọn àmì tán ma fi mọ munafiki ẹwọ́ kíní kan wà sọ rẹ ká mọ̀ ṣẹ́rí kíní kan wà tàbùdọ̀ mọ̀ wallahi táwọn tàbí bá dúdé dé àwọn oléṣẹ́ Islam lẹ́ni o kí ni mọ́ ń pààyàn lẹ́kún wallahi ẹwà wò ìmájì káwọn Abubakar ti sáńgbà káwọn Umaru ti torí ayé nítorí mínísítà tí wọ́n jẹ kẹtù alùbá mùnáfìkí pé ẹwò ìtànkanálájọ́ ń ṣe ẹ má dáwọn sàbábù lóhun àbáyín rẹ̀ wọ́n àbáyín rọ àwọn sàbábù ẹ dákun kí ni ó ṣẹlẹ̀ ní báyìí nifaqun wa kufrun èmi àti ẹta wọn ké súnà súnà lè ní wà láàrin mọ́ súnà kankan kí wá ní future táwọn ọmọ ti wá ní báyìí láwùjọ tàwà kí ní future ọmọ wa sáàmù owó orí súnfí tàwà ń jà sí pé aburú ni sáàmù owó orí sáburú rẹ̀ jálàbí nígbàtí ipáwọn àfáà tẹ́ ń pè lóní súnà àwọn ẹ̀lẹ́ rí lórí síìtì papọ̀ pẹ̀lú oún jálàbí pẹ̀lú ẹni imagine láì túbá kò túbá dẹ̀ ní o kò túbá o wọ́n sì tún wọ́ kìtà ọba fún kọ́ náà ló ní súnnà ní báyìí wọ́n fọ́lọ̀ bẹ̀yẹ wọ́n mọ̀wó àwa kò láyé tán àmú àwa wá lẹ́yìn àwọn generations wa sí yóò wù ọkọ̀ di yamal kiyama kó rá àwọn ọmọ ọmọ ọmọ ọmọ rẹ nínú jálàbí nígbàtí wọ́n ṣe súnnà jẹ kí ni dùá tí Ibrahim ń ṣe mélòó mélòó ní kùrán tí Ibrahim ní pé wà zùríyàtì ọlọ́run dákun àtàwọn ọmọ mi náà o májúwà kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbígbàdúwà Ibrahim ni wa ba'athihim rasulan minhum ṣe ní Ibrahim ní sàdọ̀ ọlọ́run dákun gbá nábi dìde nù wọn Ibrahim ah bàbá gidi bàbá yìí bàbá olódodo ni wallahi kìíṣàn bàbá ó sì táwà nílé bàbá gidi bàbá ilé wallahi àwọn bàbá ilé yìí wọ́n sì ta ìní wọ́n sì ta ọ̀lọ́mọ wọn torí náà àwọn wá dàgbà àwa ti wá lọ tán mẹ́sàlẹ̀mù àwọn wá dàgbà wọ́n wá rí fídíò ibi táfà tó pínra rẹ̀ lóní súnnà àtàwọn ológun ó ń dẹ́ tán ń sọ fáwọn èèyàn kó kọ́kọ́ kẹ́yìn sọ́lọ̀ tó gidi ni thank you for doing that àwọn tó wá dàgbà wọn ma wọn mẹ́yìn mọ́ gbogbo àti lọ wọ́n wá rí fídíò fídíò sí ní fídíò ti wà láyé báyìí so ẹni eré lẹ́ni yìí gbọdọ̀ jẹ́nu nígbàtẹ̀ ní ìtìlẹ̀ yìí ẹni eré ní àbí kí lọ mọ̀ wọ́n sí wọ́n àwọn akàdà wá rí fídíò bí tí atilema jẹ atilema sí ojú mọ̀lú mẹ́rìndínlógún kìníkà kìníkan kí lọ mọ̀ wọ́n sọ gidi àfáà súnnà gangan sáà kọ̀lẹ̀kítàn bá wọn ṣe ni tó ẹkí bí èyàn burúkú ni wọ́n the same thing tí ṣe ìtọ́nù ṣe fáwọn ọmọlù náà ṣètọ́ ló ní ká gbé èrè kí náà nìkan wọ́n ti gbé kalẹ̀ ṣètọ́ wọ́n jẹ́ káwọn generation yẹn lọ tán ó mọ̀ kí tó ń bá bẹ̀rẹ̀ nísìn àwọn tí ó ṣe rọ́dùn bẹ bọ̀ ṣètọ́ ló máa ń jẹ́ káwọn èèyàn tí wọ́n sálàyé ọ̀rọ̀ kí wọ́n lọ tán ṣètọ́ ló bá wọn yẹn ó ní sẹ́mà wọn òsàrí ó láwọn ọlọ́run bàbá yínú àtìgbà tó sàti bẹ̀rẹ̀ ní kò tán jẹ ní kò tán látàrí ànábì náà alayhi salam kò tán lé ní kí la fẹ́ fi lẹ́dẹ̀ ọmọ wa a ń pariwo láwùjọ pàwùjọ òdá ṣé kẹ̀kí ń ṣe bọ́ ni ṣé kẹ̀kí ń ṣe kúfùrù àti nìfàákì ni àwọn tán ṣe kèfèrí tán ṣe nìfàákì sáàkọ́lẹ̀ yìí ń bá ṣe lé ní sáàkọ́lẹ̀ yìí ń pèntì fáwọn gẹ́gẹ́ bí onísọ́nà ni dìbìkẹ́ tí wá confuse ọ̀pọ̀lọpọ̀ kódà ẹlòmí ò tẹ ulẹ̀ because ó ti kí ó gbẹ̀rẹ̀ sí kí ní o peace conference unity ẹwàmọ̀ wọ̀n lè yíò àwọn àfáà tó májá àfáà súnnà gidi wọ́n fúyẹ́ lórí ahá wọn ọ̀bí ọmọ madiabi ẹgbù bí yẹnsí àfáà tán sọ̀rọ̀ rẹ̀ tẹ́dàkọ̀ yìí àfáà yìí tí wọ́n ti lé ní 100 years bẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ ìdẹ̀ ni hafidhahullahu ta'ala àfáà tí wọ́n ti ń dìfẹ́ndì súnnà láti more than 60 years ago even more than that kọ́pàá tẹ́tù wá kékeré tó bá lọ ka ìtàn wọn sí ìrọ̀ wọn bí kọtíra fi defend sunna gbógun ti bídá o mọ́dún tíra tọ́kọ lórí àwọn ṣíyà súnfí ìkwáni àwọn terrorist táwà àmọ́ terrorist lé ní gbogbo àwọn bọ̀rọ̀ kí náà pẹ̀ ISIS Boko Haram Al-Qaeda gbogbo ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ lọ gbogbo wọn làfáyì ti yanjú ọ̀rọ̀ wọn gbogbo àwọn principles wọn máa ń lò láti fi sọ ìdí terrorist gbogbo làfá ti yanjú Sayyid Qutb olórí àwọn Khawarij time tàwà yìí kódò àfáyì ní tíràbí mẹ́fà tí wọ́n kọ lónìí kan lórí tán fi yẹ̀nà náà nù rẹ̀ Hassan olùbánà olórí àwọn Ikhwani gbogbo wọn tùrọ́bí ni gbogbo kọ̀rọ̀dọ́ gbogbo wọn tẹ́yẹn làfá sàlàyé ẹ̀sàn táwọn ní ilé fi wọ́n ń pèntì àfáàfáwà ipa aláṣẹ́jù àfá mọ̀dáyílà ni Muhammad Aman Sheikh Muhammad Aman al-Jami rahimahullahu ta'ala wọ́n ti àfáà Sheikh tán sọ yìí ni ẹwọ́n tán ìkàlù tíra ìbáyìí Sheikh Rabi ẹni ọkọ̀ tíra yìí ẹwà ní ó fẹ́rẹ̀ wà fáì nítorí irọ́ làwọn ń lò àfáwà kò dìdì tíra lórí irọ́ irọ́ munafik ó fẹ́ di munafik inú o ẹwà ní ó fẹ́rẹ̀ àfá ló jẹ́ kí o lè mọ̀ sódódó kó expect káwọn ẹni bí so kí ní ìwọ̀lọ́ ẹni ma fi ń àwọn ọmọ wa ń kọ́ ìwé ìtawà ń se lè ní bá àṣẹ kalẹ̀ akọ́kọ́ pín pé àwùjọ wájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala dẹ̀dẹ̀lẹ̀ yùn nítorí a mọ̀ a sì dákẹ́ láwùjọ tàà ti mọ̀ ní ló fi pé èyàn sọ́rọ̀ èmi ò sọ́tọ̀ èmi ò kò sí èmi kò tí ẹ̀wò kẹmi <laughs> kíni kéèké bóyá ẹ òun dẹ́gbẹ̀ hmm, èyí ò kàn ìní èyí tó kàn ìmí ni pé Ọlọ́run bá tó bẹ̀rù jù anybody lọ òdodo ohun agbùdọ̀ nítorí ìdí méjì àkọ́kọ́ ni pé Ọlọ́run ó bí wa ẹ̀kẹ́ẹ̀jì àwọn ọmọ wa ń kọ́ àmọ́ agbọ̀dọ̀ mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì àmọ́ wọn ó dàgbà wọn mọ̀ pé ẹ́ mọ́dàpọ̀ súnnà ní ẹbọ ní bídíà ní ẹbọ ní súnnà ní tàwídì ní mọ́dàpọ̀ ó lè lúpọ̀ àlàyé ọwà láwùjọ bẹ́ẹ̀ ni lè máa fọ́kà kìí láwùjọ kó expect kí dáadáa náà dákẹ́ kò possible so yí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkan kawárí lórí so ákàdí ti ìyẹn insha Allah alita insha Allah nípa àwọn àmì munafiki so hada wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam